الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدعو الله سبحانه وتعالى أترى عليكم كاتي جفوان نبي محمد صلى الله عليه وآله وسلم حديث إتي أكتياك فوروا أن يميواني نفسي أولاني حديث إمام ابن حجر أماني البلوغ الغرام الولا يشيك عبد الله البسام سلام فيك إن شاء الله أن وعن جبير بن متعي قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني عبد مناف لا تمنع أحدا طاف بهذا البيت وصلى أية ساعة شاء من ليل أو نهار رواه الخمسة وصححه الترمذي وابن حبان إليني حديثتي أسر بيو أقول لك حديثي يقول حديثتي أفيا سيرلين Imam Ahmad wọn narítẹ̀ nínú Musnad wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Imam at-Tirmidhi nínú al إمام النساهي الصحيح أبن السنن والدار كذلك ابن ماجه أهنا أبا بين الإمام الدار وقطني كل الحاكم أن يسابوني أهنا أبا وقت إمام البيهكي إمام تلمثي سليم بتوم وواني حديث حسن صحيح الحاكم صحيح على شامك مسلم إمام الذهبي وسواه قوم إليني بقني درجة حديثي كلمة بيقوقو حديثي يو hadithun sahihun thabit kí wọ́n láwọn mufradatul hadith àwọn ọ̀rọ̀ ẹlẹ́yọ tó wà ń bẹ̀ wọ́n dákọ̀ abdulmanaf nínú hadith yẹn abdulmanaf ó ní ibn qusayyi huwa al-ab abu rabi' lin-nabi sallallahu alaihi wasallam abdulmanaf àwọn ni bàbá ẹlẹ́ẹ̀kẹrin fún ànábì muhammad sallallahu alaihi wa alihi wasallam wa dhurriyyatuhu hum a'azzu baytin fi quraish àwọn ọmọ abdulmanaf àwọn náwà lọ́lá nínú àwọn ará ó ní azalkali fi sọ wípé wa kana lahu amru kùrẹ́ṣin bá dẹ̀ àbí òun gẹ́gẹ́ ló abdulmanaf òun ló gbá alámọ̀rí kùrẹ́ṣin mú lẹ́yìn bàbá rẹ̀ nínú ẹni àwọn ọ̀rọ̀ tó túnmọ̀ bí ní ayatu sa'a ay ismu mawsul wa tali ta'nif ja'at lil mutabaqa li anna ayyal mawsula tajuzu fiha al mutabaqa mutabaqa ni ma ayyunan bo ó tọ́ ká ṣe ilé ìfún àwọn ọmọ akẹ́kọ̀ọ́

la tamna'u ahadan tawafa bi hadha al-bayt sallallahu ẹ má kọ̀ fẹ́ni kankan láti ṣe tàwáfù ilé ilé ọlọ́ọ̀bá yìí àbó tó bá fẹ́ kírun bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kọ̀ fún wọn ní gbogbo àsìkò yìí owó nínú àsìkò tẹ́ni yóò bá wa min laylin aw nahar kò bá jẹ́ lóòrùn ni kò bá jẹ́ lọ́sàn ni ẹni tó bá ti dé olóhun fẹ́ ṣe tàwáfù ní bayt ní al nínú tàlẹ́ nínú hadithi ni pé عبد مناف هو الأب الرابع للنبي صلى الله عليه وسلم وكانت ذريته فيهم سقاية الحجيج وبرفادة وهم كمة الشرف في قريش انت لمن في عبد مناف ونبابلي كريفان نبي الله صلى نعم àwọn ọmọ wọn àwọn náà máa ń fún àwọn alálàájì ní omi mu àwọn sì ní wọ́n ní ọ̀rọ̀ asọ́tọ́ máa ń alkaaba almusharrafa àwọn sì ni ògóngó nínú ọlá kùrẹ́yìí pa àtàn lọ́lá jùnú kùrẹ́yìí wà rawi alhadith jubair bin mut'im min zu'ama ibani abdumanaf ẹni tí ń gba àdíth yíwá jubair bin mut'im nínú àwọn àwọn olórí banu abdumanaf ni wọn fa inna abahu rabi' abdumanaf so now ẹlẹ́ẹ̀kejì ni tahrimu mani'i almuta'abbidin òun la fi sọ fún yí pé àwọn ará kùrẹ́yìí reality family kan náà ni wọ́n family kan ni wọ́n gbogbo ọjọ́ ń pàdé ìmọ̀ kọjọ pàdé níbi bàbẹ́ ẹlẹ́ẹ̀kẹrin àbí bàbẹ́ ẹlẹ́ẹ̀kẹrún àbí bàbẹ́ ẹlẹ́ẹ̀kẹta gan kódà ló méjọ pàdé bàbẹ́ ẹlẹ́ẹ̀kejì àmọ́ tó ti bẹ̀ nígbàtí ẹ̀sìn ìsìláàmù dé tó di wípé òdodo ní irọ́ ni wọláhì àwọn tọ́jọ́ lódodo èèyàn má ta asọ́bù lè kọba wọ́lá àwọn ta pẹ̀lú àwọn bàbá wọn àbí àwọn ẹbí wọn mọ̀lẹ́bí wọn wọ́n ta bẹ́l àtàásùbà hádàá nínú àwọn sifat ahalil jahiliya ni àti kalẹ̀ ni masailil jahiliya ó ní pé inna wajadna aba'ana ala ummatin wa inna ala ala atharihim muqtadun qala aw law ji'tukum bi ahda mimma wajadtum alayhi aba'akum qalu inna bima ursiltum bihi kafirun àwọn yo mo so ma pe tan bàbá wa nse tan bàbá wa nse tan bàbá wa nse ni so àmọ́ kan ja wọn lódodo èyàn wọn asaba àmọ́ wọn kan wà wọ́n fẹ́ ṣe islam wọ́n fẹ́ ṣe kureishi náà gẹ́gẹ́ bá wọ̀nyẹ́ sí wà lé ní wọ́n fẹ́ ṣe súnnà wọ́n tún fẹ́ sí lọ́rin ó mú kanú méjèèjì ní ìmọ̀ kò ṣe súnnà àbí kò sí rúrẹ wa hadha wallahi in tí ẹ̀gbọ́dọ̀ fúra sí gani because in most cases gbígbé kó jẹ́ pé Ọlọ́run kan ṣàánú àwọn kọ̀ọ̀kan wallahi alhaqqu huwa alladhi yufarriqu bayna an-nas òdodo wallahi ma fara ko lóòtọ́ e ma npe àwọn èyàn bo ma npe wọn sí bí tó dani yo ko wọn sí alul haqq wa alul batil àwọn lódodo èyàn àtàwọn tí ó kin so lódodo abu lahab onko nabi kinan pe abu jahal family an-nabi umayya bin khalaf family nabi tàbánkà àwọn tán gbógun jẹ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ní maka àwọn family àwọn close relative ànẹ́bì kódà kò sí family kan nínú kò rẹ́yìn tánàbí tí ò ti ní link mọ́ nígbà èmi àti ilé àjọpàdé ní bàbá ẹlẹ́kẹta ilé àjọpàdé ilé grandfather kan uncle ní grandfather àti grandfather àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí kódà àwọn tí wọ́n jagun Badr ogun àkọ́kọ́ tó kọjá Islam in reality ká nípa family kan náà àwọn ni pé ìran kan ni wọ́n náà kùrẹ́ṣì kọ ẹ̀yìn kí náà pé alágbára kọkọ ogun wọn náà arab ni wọ́n nínú lágbára yẹ̀wò àwọn tó tún close relative ni kódà àwọn tó kọ́kọ́ jáde fún alìmọ̀bá rọ́zà tó kọ́ jáde àwọn mẹ́ta kọ́kọ́ jáde wọ́n kọ́ kojú ara wọn tí wọ́n kọ́ fi ìdàjà náà wọ́n para wọn náà ẹni tó bá ti para wọn náà méjì ni bí ipá extended family lọ kí ló kù ní pé àfà òdodo ti délẹ̀ báyìí òdodo ní má sọ pé ẹ̀yìn ní o aráàlú mi ní mi inú gọ̀wọ́ gọ̀wọ́ ìtù tó má ti sọnù ìmínà sọnù ní má sọ bẹ́ẹ̀ alhaqu ahaqu an yuttaba limadha li'anna man battaha bihi amaluhu lam yusri bihi nasabuhu ìdí ni pé ẹni tí òdodo bá ti fà wálẹ̀ ní yawmal qiyamah wallahi nasabu yóò lè fà ó sókè ní yawmal qiyamah so <clears throat> nínú ta tún lè rí ní pé tahrimu mani al-muta'abbidina fi al-masjid al-haram fi ayi sa'a min sa'ati al-layli wan nahar sawa'an kana waqtan naha nahi aw la ó ní pé ituwe ní pé koto kako kako àwọn ẹ̀kọ́ láti kírun nínú al-masjid al-haram ní èyíkéyìí àwọn àfáà mi ṣàlàyé pé intan sọ ní pé rọ́kàtà tawaf rákà méjì tàbí ṣe tára bá tàwáfù tán ìdí ní pé ẹ̀dùn wọn dákọ̀ sàlátù má tawáfù ń bẹ̀rù níbi hadithi وقال بعضهم إن الحديث لا يعطي شيئا من هذين المعنيين وإنما هو خطاب موجه إلى ولاة البيت بألا يمنع منه أحدا في أي وقت أما مسألة أن الوقت للصلاة أو عدمه فأمر مرجعه إلى نصوص شرعي وهذا توجيه حسن wọ́n ló wà ní àfàtàn sọ pé kódà àdífì èkò ní ìtumọ̀ méjì tàbí síwájú yìí ilé ìtọ́ọ̀bù ní tán fún ọ̀rọ̀ ní tán bá wọn tí wọ́n wà ní chájì Baitul Haram sọ wípé wọn ò gbọ́dọ̀ kọ́ ẹni kankan láti wọn mọ́sílásí wọn ò gbọ́dọ̀ kọ́ ẹni bọ́dì pa ọmọ ọmọ léwò ní wọ́n yóò padà padà ọmọ kíní kan wọ́n yóò padà wọn ò gbọ́dọ̀ kọ́ ẹni bọ́dì láti wọn Masjidil Haram ilé generality ẹ̀ ní ẹni tó bá fẹ́ fara nìyẹn lé ọlọ́run àyè gbà kan lè jáde kúrò lé ọlọ́run lànàbí fi sọ wípé tẹ́ ẹ bá jẹ ẹ̀yìn tó kẹ́yìn turmeric jẹ garlic ọgọ́dọ̀ wà mọ́síláṣí kí because lè annal mala'ika yata adáwù na bímá yata adábí al'adami yíò na ọkà makọ́lá sallallahu alaihi wasallam ìdí ni kọ́mọ̀ fara ní a mala'ika kàkì sáwọn malabi adam nìkan ló jẹ́ kí tẹ́ bá jẹ mọ́ kọ̀kọ́ wá kí wọn kọ́kọ́ dóso kan wà ń lébíyà kọ́kọ́ lọ wẹ̀ ní kọ́kọ́ lọ fún ẹnu dáadáa tó tó yínú Islam ó gbọ́dọ̀ wà ní mọ́sálásí káwọn fara ní àwọn èèyàn tí wọ́n kọ́kọ́ wẹ̀ náà kọ́kọ́ sí wẹ̀ náà wọ́n ìṣọ́ àwọn mọ́sálásí tí wọ́n fáwọn mú fáìdà rẹ̀ pé ẹni tó bá fẹ́ máa fi ara ní àwọn èrè léyìí àwọn mọ̀ túnmọ̀ èyí tó bá fẹ́ mọ̀ kó báwọn èèyàn àbí tó fẹ́ mọ̀ ẹmẹ́lẹ́kùn ní mọ́sílásí ọlọ́run yóò sọ àwọn èdè lérí ibúnú yóò sọ wọ́n di ọmọná yẹ tó bá tàhá kọ́kọ́ bẹ́ẹ̀ náà nínú ẹni pé tọ́rọ̀ hadith jawazu salati fil masjid alharam fi ayyati sa'atin min al-layl wa an-nahar ìtumọ̀ ni pé ó tọ́ fún wa láti kírun nínú masjid alharam ní èyíkéyìí àsìkò tí báwù ká alharam nínú àwọn òpó ẹ̀sìn wa ló wà wò nínú àwọn kẹta sí gbọdọ̀ nílọ́kàn ní pé insha Allah tí ń bá lówó máa ṣe àwọn méjì yìí ájì ní zakani ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa ń fojú kiri rẹ̀ tó ti pẹ́ lò míì ó ti dára rẹ̀ rẹ́dì ayé ó ti wà nínú àwọn tó ṣe pé tọ́ ọ̀bá ilé lọ ó rọjọ́ yámọ̀lì kìyàmà kí nìdí ìdí ni pé manistatọ́ à ilayhi sabila waqad istata'ta ilayhi sabila ìwọ́ ti ní sẹ̀bílì lọ nínú sẹ̀bíl ọ̀nà ní kíyàn ní elt kíyàn ní kíyàn gbé kú dídíẹ̀ owó díẹ̀ ṣe yúnà mal tí yóò fi kíni tí yóò fi lọ kíyàn ní nǹkan díẹ̀ tí oye báyìí àbí so almuhim oní wípé ọ̀rọ̀ ẹ méjèèjì yẹn ó zaka láwùjọ àwọn èrò tí ẹ̀fẹ́ zaka mọ́ inṣáàlá tọ́nà bá fún wa lásìkò àwọ̀ àsìkò táwọn fi ṣàlàyé ọ̀rọ̀ zaka because bóyá in tó ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ máa ń pé ohun tí wọ zaka ohun tí wọlé yá tí ó táyẹ ma wọ́n ni wọ́n rẹ̀ sẹ́lùmí ní kó lè ẹkọ́ ti mọ̀ rẹ̀ zaka láti bí ogún ọdún sẹ́yìn báyìí kò mọ̀ pé owó tó wà nínú àkáǹtì ohun yẹn tó bá hálà rí àwọn ó yẹ kó ti mọ̀ rẹ̀ zaka nínú rẹ̀ so ọ̀rọ̀ zaka àwọn ìwà gbọ́ láwùjọ wa wọ́rẹ̀ zaka tó bá ti ń yọ in tí islam fi bẹ́sà kákà lè because gbogbo akọ́lá lè rí iṣẹ́ ṣe eh, àwọn kan gbogbo akọ́lá lè make millions of naira gbogbo akọ́lá lè rú àwọn iṣẹ́ òsì àmọ́ àwọn tó máa ń ṣe àwọn iṣẹ́ kẹtọ́ lọ́jọ́ kó wà lọ́wọ́ wọn ó wá ní haku in tó ń fúnni ní pé haku yìí nǹkan haku dọ̀ èyí owó ń kéré gan kẹ́lá kìí ṣe tọ́pọ̀ kìí ṣe káà ní pé ẹ̀sáwọ̀ rẹ̀ sí méjì sáwù ó yẹ báyìí àbí rárá báyìí owó tó ṣe pé ó kéré gan ni nínú nǹkan tí yẹn ní gẹ́gẹ́ bí ẹni nínú nǹkan tó bá jáde nínú ilẹ̀ nínú orúgbìn ni èyàn yà zaka ń bẹ̀ nínú tó bá jáde nínú kíná ń pè ní nínú ẹwọn bahimatul alaamu ni ọyọ zaka ń bẹ̀ kọ́nà tó fi máa wọn àwọn so naam nínú tàbí nínú hadith ni pé naam àwọn ilé ìnà ti tó nínú àwọn fàwáìjì tẹ́bí pé alìsí nínú hadithi ẹjú ká mọ́ ẹkàrí sáré mú ilé òkèrè kásáré mú ká mọ́ nítorí àsìkò wa ilé hadithi ibn Umar radiyallahu anhuma anna nabiyya sallallahu alaihi wa alihi wasallam qala الشفق الحمرة رواه الدار قتني وصحا وصحا ابن خزيمة وغيره و و وقفه على ابن عمر حديث اللي نقول الشفق الحمرة إلي أسألها تلي Ànábì tó wá ń yẹ fún wa wípé kí náà ń pè ní àṣáfàkù náà àṣáfàkù o ní pùpàtà máa rí bẹ̀rù pùpàtà máa rí bá ti fẹ́ wọ̀ yẹ́lò tó máa rí ohun òun náà ń pè ní kí ni yíò aṣáfàkú náà hadith yìí lóòtọ́ sahihul sanadi isnadu rẹ̀ sahih walakinahu mawqufun ala ibn Umar radiyallahu anhuma àmọ́ mawquf ní kí náà pè ní mawquf ẹ̀ ilé nínú ìmọ̀ hadith òun ló ti kọ́ mọ́mù dáwọn kú tíní wọ́n gbà lọ́wọ́ ẹni tó wà bí fọ́ wọn títí ó wá dọ́dọ̀ sọ̀hábí àmọ́ kò rí lè kó dọ́dọ̀ ànẹ́bí ọ̀dọ̀ sọ̀hábí lóde tó ti dúró ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sọ̀hábí ni ó yẹ báyìí àbí kìkí ń ṣe ọ̀rọ̀ ànẹ́bí a wà ní pé lè kọ́ mọ̀kúfù ni ó yẹ báwọn àbí ha tó bá jẹ́ kí bí ọ̀rọ̀ tábìrì àbáwọ̀ tó wá lẹ́yìn wọn wọ́n lápẹ̀ ní kí ni o mọ̀kútúrù ní mọ̀ àbí ká pẹ̀lú Asar, àwọn pẹ̀lú Asar. lọ́dọ̀ àwọn àfáàmì ilé ìmọ̀ náà ma fi ń mọ̀ pé ókè ilé náà ń pè báyìí ilé náà ń pè báyìí ilé náà ń pè báyìí tí wọ́n ní ká ọ̀rọ̀ yá àdísà náà nìkan mọ̀kúfù lọ̀rọ̀ yìí ọ̀rọ̀ sọ̀hábí ni ọ̀rọ̀ sọ̀hábí sì ni a mọ̀ fi ṣẹ́ rí lókè ìgbà tí ó bá ti takọ̀ ọ̀rọ̀ sọ̀hábí ni tó bá takọ̀ ọ̀rọ̀ sọ̀hábí ni a wà wo ìwo ló tẹ̀sùn lọ̀jù ìwo ló lẹ́rìí lómi méjèèjì àmọ́ tó bá ti rìnlẹ̀ pọ́rọ̀ ànẹ́bì ni ó kò sí tó tún wò mọ́ náà so àti yíò wá pé kò kọ́kọ́ rìn lọ́dà nẹ́bà Muhammad sallallahu kódà ó wà nínú àwọn olùmọ̀tá ní pé kódà àti ìsinádìí ẹnkọ́ ìsinádìí ẹgbẹ̀rẹ̀ tó àrífù ni àmọ́ tó lọ́rẹ́ correct ó ní pé àṣáfàkó alhomra àṣáfàkó alhomra pípupa tẹ máa rí ọ̀rọ̀ lẹ́wọ̀n náà gbìnì àṣáfà ẹ má gbàgbé pàti ṣàlàyé pé magrib ó ti lọ tí pípupa bá a sì tún tẹnu mẹ́lẹ̀ nítorí àwọn tó ma ń kí mọ́ gírígì lásìkò ìṣà tó rùn bá ti wọ̀ oòrùn báyìí oòrùn sì wọ́n ṣe jú rẹ̀ báyìí ó sì lọ ó sì wọlẹ̀ ní ṣe jú rẹ̀ ó yá ẹ̀pẹ̀rún mọ́ gírígì ẹ̀pẹ̀rún tán ẹ̀fàyẹ̀ ní lásìkò kẹ́kẹ̀ẹ́

káyẹ̀ sẹ́lọ̀ alákan wọlé ẹgbẹ̀rún ẹ̀ẹ́sẹ̀ kọmọ̀ kẹ̀dẹ̀mọ̀ bá ti yín lọ so gbàtẹ́wà fi kírù tán kí ni yẹ́lò ti fẹ́ wọ́tán tó bá ti wọ̀tán yẹnyẹn tẹ́ ẹ̀rí ń bẹ̀ máa tó sì wà ń bẹ̀ tẹ́lẹ̀ àsìkò magrib tító ló jẹ́ kí afẹ́rì káwà látọ̀dọ̀ kan náà sábà in reality wọ́n yẹ kí ń sábà bá sìkò magrib bẹ́ẹ̀ni because due to bó ṣe kírù tẹ́ Allah subhanahu wa ta'ala kó wọ́fakọ̀ so I bí be, inshallah. بارك الله فيكم وجزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته <coughs> آمين وأنتم